لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته بتي أبا على يدلنا هناني أعطني شكل ما شئبه الله سبحانه وتعالى adìbẹ́nubá àpẹẹrẹ díẹ̀ nínú rẹ̀ àti díẹ̀ nínú àwọn ewu tí ń bẹ níbi ìmáṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba ilé tó àwọn mẹ́nubà lé ní ni ashirku fi sifatillahi azza wa jalla o ní kí ẹ máa ṣe ẹbọ níbi àwọn nǹkan tó ṣe pé sífàtù ni Ọlọ́run Ọba nìkan ló ní Ọlọ́run Ọba nìkan ní fi ń ṣe ìròyìn èyàn gbọ́dọ̀ pẹ̀lú Ọlọ́run ní ibẹ̀ kal-i'tiqadi bi anna ar-rusul wal-awliya ya'lamuna al-ghayb gẹ́gẹ́ bí ìnígbàgbọ́ tí àwọn ìlúmí ní wípé àwọn ànábí o àwọn wòlí o àbáwọn ẹni rẹ̀ ni o <clears throat> àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn táwọn yẹn ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́yàn tó dá wọ́n ní ìmọ̀ kọ̀kọ̀ tíyàn bá lè ní orí ìgbàgbọ́ yìí wípé ó ní àwọn ẹnìkan tó ṣe kébà sí jùkúnú mọ́sálásí àwọn òsínbí ilé náwà o àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ ni wọ́n rí tẹ́yẹnyẹ gbogbo tí ń ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ tí ẹ bá ní orí ìgbàgbọ́ yìí ńkọ́ ìgbàgbọ́ yìí tí yóò bá ìsìn èyẹ jẹ́ tẹ́yẹnyẹ ni tí ò وما تدري نفس في أي أرض تموت sọ́tíwà inna Allaha alimun hakim tọ́lọ̀ bá ti ń jẹ́ yíwa nínú àwọn àyà tó tó pọ̀ nípa wípé alimul ghaibu lóhun hmm? ọba tó nímọ̀ kọ̀kọ̀ lóhun ọba tó ṣe pé ó fi àwọn ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́ọ̀bá fi sọ láni ó nìkan ló nímọ̀ rẹ̀ ṣe ibáyàbí ọlọ́ọ̀bá tó bá ya fẹ́ fún yẹmì nímọ̀ kọ̀kọ̀ bóyá ń torí gbófẹ́ ránṣẹ́ kan ọya mú ti ọ́dá ti ẹgbà ilé mú kàfẹ́ bí ṣe mu'jiza fún ọni gẹ́gbẹ́ ó ṣẹlẹ̀ sí anábì Isa alayhi salam anábì Isa ó lè sọ̀nkà tẹ́ gbé sínú léyìn Ọlọ́run fún ní mu'jiza bẹ́ẹ̀ ni ipe oúnjẹ báyìí ló so ọ̀rọ̀ yìí lásán kọ́ o àyàtàkà yìí o hmm? àti àwọn ahadithi tó pọ̀ gan tó fi rinlẹ̀ wípé ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan ló wà ó ti ń jẹ́ kó yíwa wípé àṣẹ ìmọ̀ ayalé àwọn àfá àbáwọn àpòrọjá ayé tán pèrè àwọn aláfà àwọn oníjálàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tẹ́sùbá tí wọ́n mọ̀ ní pé àwọn bá wa wo kí ní wọ́n ti ń bèèrè ọkọ bàbá ìyàwó àti ìyá ìyàwó rẹ̀ kí ẹ̀ ti mọ̀ fura pé kí lẹ fẹ́ fọ́kọ bàbá ìyàwó ṣe ìyàwó mo fẹ́fẹ́ kìí sí bàbá rẹ̀ mo fẹ́fẹ́ o fẹ́ lọ́kọ wá ní pé kí ló kọ rẹ̀ kí ló mọ́mí ẹ̀ kí relationship tán ti bàjẹ́ ọlọ́lọ́ madúrú ìgbéyàwó alárinrin táwọn ilé tí ń dùn tí ń tó gbogbo ẹ̀ tán ti dẹ̀rú tán ti wó dánù gbogbo ẹ̀ lórí irọ́ lórí tí wọ́n rí wàláhì wọ́n rí kẹ́kàn wọ́n wá ní pé bàtà wo àwárí pé ìyàwó tó fẹ́ fẹ́ yìí náà rí ni eléyìí ọkọ̀ yìí ma ilóhun iná leléyìí omi leléyìí nígbàtà wo ibó lọ wo wọ́n tó wà mọ̀ pàrọ fún wa lórí ní pé kódà kùránì làá fi ń wo mọ́ kìníkà láti ní lọ kò sí nǹkan kan tán wọ́n wò ní kùránì tí ẹmà fi mọ́lá kọtán kò sí àyà kan gbé tó bá ti wọ́ àyà inú kùránì o ó sì mọ́lá wà láì ò lè mọ́lá irọ́ lásán ni kúrò ní bàfá yẹn kúrò àfá ìtẹ̀ authentic lòun o ó sí kùránì ti wájú fún wa báyìí ní ká fún wa bẹ́ẹ̀ ìbólọ́lọ́ ti sọ pé ìwọ ìyàwó wa ní ànábì ti tú àṣírí wọn fún wa anábí ń sọ sallallahu alaihi wasallam man ata ghafan ẹnikẹni tó bá lọ bábà bábà yẹ̀wò àwọn tán ma ń bá yẹn wò anybody tó bá kílì mọ́ kọ̀kọ́ ni kò bá jẹ́ pé kò wá ní olólo fi ń wo ni kò bá jẹ́ omi ni kò bá jẹ́ anything tó fi ń wo anybody tó bá lọ bá àwọn tí wọ́n ń wo tán láwọn wọjọ́ wájú aníbìlọ́lọ́wọ̀ kọ́kọ́ nígbàrún rẹ fún 40 days ogójì ọjọ́ ọlọ́run nígbàrún rẹ náà tó bá lọ kúrò àmì ogójì ọjọ́ nǹkan anẹ́bí tí wọ́n sọ níbi àwọn ìrìnàyà tó ń pè tó bá lọ báwọn tó bá ń yẹ nǹkan wò fasọ dákọ̀hù ó wá ní bìlìfù nù tán sọ pé bàbá ìrìn náà fàkọ̀dì káfàrọ̀ bima unzila ala Muhammad onítọ̀n ti se kéfèrí pẹ̀lú tó lọ bá sọ kalẹ̀ Muhammad sallallahu alaihi wasallam reject tó lọ bá sọ fánàbí Muhammad sallallahu alaihi so kí wá láwọn wákàkiri lẹ́ni kí láwọn wákàkiri támọ̀ lọ sílé àwọn ẹnìkan ẹbá àwó wa sọ fún aṣẹ́gáwìn ní nǹkan wọ́n lo ni وأنه كان رجال من من الجن من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا ọlọ́bà ti jẹ́ yíwa ní Kùrán báwọn àlìjànú ṣe lọ mọ́ ń wo nǹkan lókè ọlọ́bà ní àwọn èèyàn wọ́n ń lù àwọn àlìjànú àwọn oníkálùkù wọn ajọ ń lera wọn kún lábúrú ọlọ́bà ń sọ ní Kùrán ní suratul jinn náà ni wa anna kunna naq'udu minha maq'ida lis-sam'i faman yastami'u al-an yajidlahu shihaban rasada Ànábì wa ṣàlàyé bí hadithi pé ṣẹ́gbàmà aljẹ̀nú bẹ́sù lọ máa ń wo nǹkan lókè ní wípé ní sánmà o ní pé àwọn ní àṣẹ sí sánmà ayé tọ́lọ̀ bàbá ti wá pàṣẹ kan <clears throat> àṣẹ yìí ní sánmà àwọn màláíkà ti gbọ́ ọlọ́sọ pé matalan lágbájá o ìkàbá yóò ṣe lọ́la eléyìí o ìkàbá yóò ṣe lọ́tùnla àwọn màláíkà wà ibi tọ́lọ̀ bá fún àwọn lágbára dénú agbára wọn ní agbára tó lágbára dẹ̀ wọ́n wà gbéra wọn títí tí wọ́n fi dé sẹ́mà sẹ́mà ayé mi a mọ̀lẹ́kùn ti mọ́ sọ́lá rárá ń ká lágbájá àwọn ti lébí léyò léyò léyò léyò léyò wọ́n wà lọ ma ṣe kí ni wọ́n lọ ma tẹ́tí gbọ́ wọ́n lọ ma jí nǹkan gbọ́n tí wọ́n rẹ̀ kan kínkíní tán wá gbọ́ yẹn wọ́n kàn gbọ́ kínkíní ni o wọ́n lọ fún bàbá tó rẹ̀ wọn in ta gbọ́ lélé yíò òun wà fi ọrọ̀ 99 kún wọ́wọ́ kan yọ́rọ̀ 99 sórí ìjọ́ tí bàbá kọ́kọ́ wá wá èyí tí wà fi pàdé rẹ̀ ìjọ́ tí bàbá ní ọ̀kọ́kọ́ wá gbé bọ́ pé ṣebí ráìsì ló jẹ lálẹ́ àná bàbá ìrìnà lóòtọ́ ráìsì náà mo jẹ lẹ́lẹ́ kódà ẹja ló fi jẹ́ wàlá ẹja mo fi jẹ́ lóòtọ́ ẹyọ kan tó ti sọ fún ohun ìwọ náà ṣe dẹran fún un ló jẹ́ tẹbá ní kẹwàá wọn tó bá ma ń ya àwọn ilé tó ma ń ya àwọn ilé wọ́n yà tí mo fi kú ni ìdí ni pàálí fi yí ṣe business ni wọ́n fi yí jẹun ni ọlọ́lá ma dányíwò nígbà míì pẹ̀lú ebi akàlífẹ́ bí ráka fi dányíwò alìfi bẹ̀rù ká fi dányíwò gbogbo àti ìwọ bá ti ní jù báyìí ọ̀nà bàbá ló ń lọ jẹ́ ẹjẹ́ sọ́ra fún ìmọ̀lọ́sọ́dọ̀ bàbá tó bá lè nígbà gbogbo ẹnìkan wà tó nímọ̀ kọ̀kọ̀ wàláhì èyàn ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ̀fẹ́rán nabi o sallallahu alaihi wa alihi wasallam ọlọ́sọ̀n Qur'an kúl ọlọ́dìsà gbogbo àwọn tán bẹ ní sánmà àti ilẹ̀ kò sí ìtò mọ̀ kọ̀kọ́ nù wọn àyàfi Allah subhanahu wa ta'ala tánìkà wá dé kọ́ ní pé ẹ̀yìn ti bọ́ orí abẹ́nìkẹ̀lẹ̀kẹ̀ ọlọ́nà afẹ́wà afẹ́wà sí yín ilé ipò lọ́dọ̀ àwọn sẹ̀lẹ́gàn ewu wà níwájú ewu wà níwájú àbí ibẹ̀lẹ̀ mẹ́wàá gbà bó ṣe bí wọ́n ṣe ń lọ sọ́nà ibi ìwọ́n mọ̀ tí ó ṣe wọ́n wájú ni ń ṣe wọ́n mọ̀ tí ó ṣe wọ́n wájú tó fi ń sọ fẹ́ mi pé wúwà wájú e, bó ló ṣe rẹ̀ wú ah wọ́n mú mi rí ni kọ́kọ́ rí ti ẹ̀nà ìjọ́ tó kù kọ́kọ́ sọjọ́ tó kù fún mi ná ewu sáà ni ìjọ́ wo ló o òun ni ó àmọ́ sọ fẹ́mi pé wúwà ń wájú gbogbo kí ni àmọ́ ti kó bá làkáyàwà mùsùlùmí àwọn kan tó ṣe pé kódà ọmọ kékeré mùsùlùmí kò yẹ kó believe tàbí sọ fọ́mọ kékeré tí kẹsẹ̀sẹ̀ ń tọ́ẹ̀sẹ̀ ń dàgbà ọmọ 11 years kò yẹ kó believe ara wọn mùsùlùmí lè mìíràn wọ́lá ilé ráwọn ìyá bàbá believe ní àwọn ṣàtọ̀hátì àwọn khurafat àwọn tí ò ṣẹlẹ̀ àwọn tí ò sí tó tẹ̀ tọ́wọ̀n yá wa lọ́jà ha ìyá mo rí náà sí yí o ọmọ yí hmm ah wọ́n ti ń lé o hey ẹjọ́kọ̀ ìsáwọn mi kí ni kí n ṣe kí wà lábẹ́rẹ̀ ní ọlọ́run ma dú ẹlòmí tó ti dẹlẹ́bọ nítorí ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo ẹ̀ àìní àkídà tó lálàáfíà ni àìgbọ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá yé ni wọ́n tó bá gbẹ́sìn ọlọ́ọ̀bá yé sì bọ́lọ̀ọ̀bá ló fún ọlọ́mọ oṣù mẹ́sàn tó ń lónú rẹ̀ ta ló ń bọ́ sọ sí bọ́lọ̀ọ̀bá ni ó sì mọ́ bí ọlọ́ọ̀bá kó mọ́ bọ́ sọ báyìí kó mọ́ lú àwọn àdúwà wùlà nẹ́bì ni a ṣe sallallahu alaihi wasallam anẹ́bì náà bímọ sallallahu alaihi wasallam kódà nẹ́bì tẹ̀wà bímọ gbogbo ọmọ nẹ́bì gbogbo ọ̀nà kú àfẹ́yọ̀kan ní ṣejú ayé rẹ̀ àfẹ́yọ̀kan péré àdẹ́wọ̀n ló fẹ́ tó yúnmá kò nọ́mà náà nìyẹn nítorí a mọ́ ráwọn nǹkan mi alámọ́rí kọ́lọ̀ bá test wa a mọ́ rí gẹ́gẹ́ bí àdẹ́wò a mọ́ rí bí pé ayé ní ṣe wá tẹ́kí bí ayé ní ṣe yọ́ ni annabi sallallahu alaihi wasallam ọmọ bí 7 wallahi mẹ́fà sí kúlójú annabi sallallahu alaihi wasallam ẹyọ kan ló ṣẹ́kù ẹyọ kan tó wá ṣẹ́kù Fatima oṣù mẹ́fà péré lólò tó fi kú lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ayé lẹ́yìn náà bí Ànábì dẹ̀ ṣe sùúrù Ànábì ṣe sùúrù Ànábì orí pé ah odidi Ànábì èmi Ànábì ah ọmọ kan kú ah iṣẹ́ ti wà tá ṣe iṣẹ́ wà ẹba wá kíní dúdú mẹ́un kíní funfun ewé kíní kan bàá kíní kan ẹba fi sòká káfíìsì kíní kan ọlọ́ni a máa sóògùn sánẹ́bí se bẹ́ẹ̀ Ànábì ò ṣe sallallahu alaihi wasallam kí láwọn wákàkiri Ànábì gbọ́ yí pé àdánwò ni Ọlọ́run fi dánmi wò ní imma shakiran wa imma kafura bóyá yí dúpẹ́ àbí wà ṣe kèfèrí sọ́lọ́wọ́ bá nígbàtá Ànábì ń gbé ìkanú àwọn ọmọ rẹ̀ sí sínú sáré báyìí Ànábì ní pé innal ayna la tadma wal qalba la tahzan Ànábì sallallahu alaihi wasallam inú wọn bàjẹ́ amẹ́nuwà yìí à ní fi wí nkankan àyàfin tí ó mọ̀ dùmọ́ ìwọ̀lọ́wọ̀ bá nú kí ló wà ń bẹ kí ló ṣẹlẹ̀ ọmọ rẹ̀ kú ló wá di kèfèrí wá dìdàkúdà òun yalé káàkiri ó ṣe yalé tó fi kú náà nìyẹn àwọn mùsùlùmí báyìí wọ́n pọ̀ báyìí láwọn churches tẹ́ bá lọ church ẹ̀rà mùsùlùmí bá mú tẹ́ pọ̀ ń bẹ̀ ẹwọ́n lọ́mọ mi wọ́n fẹ́ jẹ́ sórí rẹ̀ ni ta ló lórí rẹ̀ lọ́wọ́ wallahi àwọn ẹlẹ́bọ Mákà gbà pé Ọlọ́run ló lórí rẹ̀ lọ́wọ́ kul man yarzuqukum minas sama'i amman yamliku sama wal absar àwọn kèfèrí gbà ike Ọlọ́run bá ló ní rízùkù lọ́wọ́ man yarzuqukum ẹlẹ́bọ̀ gbà pé kèfèrí Ọlọ́run bá ló ní rízùkù lọ́wọ́ ìwọ gbà pé àwọn ẹnìkan ló ní rízùkù lọ́wọ́ wọ́n ha bàbẹ́ mọ́ ẹjọ́kọ̀ ẹ̀sánù mi kí ni ká tún ṣe ẹ̀tún ṣe lè wọ́n tún fún ilá assignment ah, wọ́n láwọn àfáàmì mọ́ sọ pé káwọn yẹ ẹmọ̀tẹ́sẹ̀ eh, ah, eh, eh, ni ẹ dánáwá oúnjẹun ẹran mẹ́ta mẹ́ta lẹ́bí sórí oúnjẹ kọ̀ọ̀kan ẹran funfun lẹ́pa o ẹran tó wé kò sí dúdú kan báyìí lára rẹ̀ ta ló specify ẹran funfun gbogbo ṣàtọ̀ àti wàláhì wọ́n kàn fi làákà ìwà gbábọ́ọ̀lù lásán ni wọ́n fi wá ṣeré lásán ni ó padà wá tún wọ́n kú lórí ẹbọ tí kankan bá lè ṣe báyìí tí ẹ ti bọ́ nìyẹn ó gbọ́tọ̀lọ́bá sọ ní Kùránì ọlọ́ni wà mílẹ̀ nẹ́sì mọ̀ ní àbúdó láàá alá harfin ìbẹ̀nú àwọn èèyàn ẹmọ tí ibi tí ń sin lọ́wọ́ ni orí harufu orí gúnbà ní ti ń sin lọ́wọ́ bá tọ́kàn rẹ̀ bá tí ọkàn bá balẹ̀ tí ò sí wàhálà ẹ̀rì lọ́dọ̀ ọlọ́wọ́ bá kò ní máa yálé káàkiri tọ́nà bá bá fi kíní kan dán wò yóò bẹ̀rẹ̀ ẹnkọ́lábà alá akìbẹ́hì yóò tọ́n yóò yí padà ní <laughs> khasira dunya wal akhirah dhalika wal khusranul mubin ọlọ́run ló sófò ayé ó sófò alkiyama ilé gẹ̀gẹ̀ ni khusran òfò tí fi ń lágbára jù ẹ jẹ́ ká bẹ̀rù ọ̀rọ̀ ọba aláwà musulmi wọláì musulmi làwà ẹ̀kí ń ṣe kèfèrí believe wa ẹ jẹ́ ká túnṣe ẹ́ àwọn iṣẹ́ tí ń jáde lọ́wọ́ wa ẹ jẹ́ àtúnṣe wù ṣe báyìí àrí afẹ́rakọ́ tí láti mọ̀ṣàlá wọ́n ní pé a ṣíríkù fi tẹ̀ṣbí ṣíríkù fi tẹ̀ṣbí hùn náà bẹ́ẹ̀ ṣíríkù níbi ìmá fi wé ẹmọ̀ wo wọ́n ni káàn yẹ̀kó bí kí ẹmọ ní pé làbúdà límin wà sítọ̀tìn basharin hìna adùn Allah ah tó bá fẹ́ pẹ́ ọlọ́wọ́ bá ó lè pẹ́ ọlọ́wọ́ bá ó gbúdọ̀ wá ẹnìkan tó fi ṣe àtẹ̀gùn láàrin ìwà àtọ́lọ́ọ̀bá wọ́n wà ní kal amir gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé bí a bí olórí president alladhi la astati'u ad-dukhula alayhi illa bi wasitatin tí ma fe lọ bá president báyìí àfi kí n lọ minister in kan lédè lọ báyìí kí n ní pé mú lọ president mú lọ white house mú lọ aṣọ rock mú lọ sí kíní ò lélọ àfi kó lẹ́nìkan bí a bí ẹnìkan tó náà lẹ́nu lọ́dọ̀

ni sheikh muhammad bin abdul habib sani bin awakid al-islam man ja'ala bainahu wa bain allah wasa'ita yad'uhum wa yas'aluhum ash-shafa'a wa yatawakkalu alayhim kafar ijma'an in tó ban tó ban gbé láàrin ohun atolonwo ba àwọn alárìnà ẹni yìí ni ó máa pè ẹni yìí ni ó máa wá ọ̀dọ̀ gbogbo tí bá ń fẹ́ ọ̀dọ̀ ẹ̀ yóò máa kó sí èyí ni wà ló máa bá bí ọlọ́ọ̀bá ilé ó takwáyà Qur'an kí lọ́lọ́ọ̀sọ́ ni Qur'an ọlọ́ni wa ana aqrabu ilayhim min hablil warid musulman wọn ju kásan ọmọ bí lọ joglavin ọlọ́run súnmọ́ wọn ju bẹ́ẹ̀ lọ ay ó súnmọ́ wa bil ilmi inna allaha ma'akum <clears throat> ọlọ́ba súnmọ́ wa pẹ̀lú al-muraqaba ọlọ́ba ń rí tí ń ṣẹlẹ̀ ọlọ́run wò wá pẹ̀lú ìmọ̀ al-basar wa sama ọlọ́ba ń rí wa ń gbogbo ta ń ṣe kò sí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ bá sọ bó ṣe lè kẹ́lẹ́ tó kódà tí ń rìn nínú ọkàn yín ọlọ́ba mọ́ ọlọ́ba ni pé ud'uni astajib lakum Ọlọ́run ẹ pè mí ni wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan Ọlọ́run ṣe ra masajid àwọn àyè tá tin jọ́sìn Ọlọ́run ba ló ní o ẹ gbọ́dọ̀ pè ẹlòmí ni dẹ́yìn Ọlọ́run ba subhanahu wa ta'ala Ọlọ́run ba tún sọ ní Qur'an Ọlọ́run laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ lọ́tọrọ àdúrà lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bà nìkan lè ma ń pè ọgbọ́n tó lọ́bà ń sọ ní Kùránì ọlọ́run pé la'in ashrakta ẹbọ lílé tó bá lè ṣẹbọ la yahbatanna amaluk ọlọ́run gbogbo sẹ́ rẹ̀ tanyanyan yóò bàjẹ́ wa latakunanna minal khasirin ó dẹ̀ wà nínú àwọn ẹni òfò wa idha taba wa nafa hadhihi al-anwa' min ash-shirk fayakunu muwahidan ẹnikẹ́ni tó bá lè túbá tó bá ní òun ò ṣẹbọ mọ́ ó ti di muwahidu ni allahumma ja'alna minal wahidin wa la taj'alna minal mushrikin ọlọ́ọ̀bá dákun ṣe wá nínú àwọn tí wọ́n kú lórí tawhid ọlọ́ọ̀bá dákun má jẹ́ a kú lórí ẹbọ ọlọ́ọ̀bá dákun foríjì wa gbogbo ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ yìí tó kéré ni àti èyí tó ni gbogbo ta ti ṣe àṣìṣe sẹ́yìn ká tó padà rí gbọ́ ipé kò dá ọlọ́ọ̀bá dákun foríjì wa هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته <coughs>